kò ní rí bẹ́ẹ̀ màmá sí kò ní lọ́pẹ̀ sáà lábẹ́ ẹ̀kan ilé ni ọlọ́run bá fẹ́ kọ́dà bí ìwọ̀ rẹ̀ jẹ́ òkúrò àbí títẹ̀ ní ọlọ́run ọ̀sẹ̀ ọba tó ní kí mọ́rùn-ún láìpẹ́ àwọn àkájú ń ṣe ilé ọlọ́run káwà tó dáyé àárí wọn ni akọ́ṣe wọn ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa àwọn àfá wa ọlọ́run pọ́pà lérí wa tó ti ní kí ọjọ́ ayé wọ́n mọ̀ rí báyìí àti ní mímọ̀ tí mọ̀ yìí àtàwọn àfá lè kí ó lápapọ̀ látòrí lọ́pọ̀ àfá lè lọ́wọ́ fún mi ọgbà ní gbogbo ẹni tí lẹ́nu ọgbà náà ọmọ lórí ẹ̀yẹ ìrọ̀ mú ọwá sórí ti ọlọ́wọ̀n ní àgbẹ́nà mọ́mọ̀. Ó ní wá lórí àwọn ọmọ aláàkọ́ náà tọ́lọ̀ dá. fún bàbá ṣe Adam Abdullahi Alóòrì. Ẹgbẹ̀ ní ìròrè aláàkíyàn àwádájá táwọn náà tí ó wọ́n agbára wọn pàtà ní púpọ̀ àbájúọ̀ Láti ìrìnàjà náà tí wọ́n ti kí àwọn mẹ́rin sílè lọ́wọ́ dáadáa tó wọ́n lè jìlè yẹn ní àti gbogbo àwọn tó àmọ̀ sáàmọ̀ tí wọ́n fẹ́ rí fún wa bí ẹni kọ́ rẹ̀ ẹni ni kìí lè sọ rẹ̀ ẹni ẹ̀rọ ní àti máa wo bí ọ̀tẹ́ ẹni ọ̀rẹ́ ẹni sí ní ìjọba tí ọ̀pọ̀ kankan ma gbogbo ẹ̀ máa sùn gbogbo ẹ̀ sára bá ti ṣe láàdáhùn náà káṣí bẹ́ẹ̀ lè ní Suratul Mulk á kí a sì dúólẹ̀ mẹ́rin níbẹ̀ níbi tí àdúrà tó kò lè rẹ̀ àwọn afẹ́ ẹni tó bá sunkún wá bá wa pé bàbá òun lówó lọ́wọ́ àbóhùn lòun fi jẹ́ ká máa dà wọ́n láàmú ṣùgbọ́n àlùkíláwà ní pé tó ọjẹ́ wá tó tán iná làwà fáàfin pé ọjẹ́ wá lówó ọjẹ́ wá lówó a ti fẹ́ ní mítìnì yí pé wá wá ti dé ìkó látọ̀dún ìgọ́ àfẹ́kẹsẹ́ rárá bí ẹ̀ bá ti sẹ̀tọ́ tá ní kó sin ó sì máa lọ lẹ́ẹ̀kan náà torí ẹ̀yìn tẹ wá lọ́nà tó jìnà àwọn afáà náà láti ju owó púpọ̀ àfẹ́kó sínú ọ̀rọ̀ wa torí tẹ́wàá dámọ̀ ọ̀kọ̀ wa bẹ́ẹ̀ iṣẹ́ ìta ọba sì dé yóò dé bẹ̀rẹ̀ tí ọba ní bí bọ́dọ́gbọ́n sí kò ní bẹ̀rẹ̀ aláàbàkùbà àpùsẹ́ náà láti kó lápé oníkùn kí ó láti tún ya nǹkan ló wáyìí àmú wọn tún láti bàbá wa ọlọ́dán ẹwà wọlẹ̀ o àti ń pè ní láti gbà náà a sì rí gbẹ́ bàbá bákan náà ni bàbá wa kan lè sìn bá jòkó náà nù àmú wọn kọ́nà bàbá náà kọ́dà wọn ọ̀wẹ̀ tó lè kan yàrá bí àwọn ní súfí báyìí bí tàbílíkì báyìí ni wọ́n wọ́n lò fún ní 100,000 ọ̀tẹ̀ lọ mọ̀kánwà ní àfíjà alága bẹ́ẹ̀ ti fẹ́ lò méjì mẹ́rin lọ yọ́mọ̀ bẹ̀yìn náà ni tọ́ ọlọ́run ní já náwó àdẹ́wò owó dùnú lẹ́mà náà ìdínú tó fi pé wọ́n jẹ wá lówó wọ́n jẹ wá lówó a fi ìjòkóyè àti súrata fẹ́kẹ́ ìbẹ̀ lọ́hun fún gbogbo ẹ̀tọ́ wá lọ́dún yìí a sì fi bẹ́lọ́ fáwọn ọmọdé ń jáde àwọn tí ó jáde ní nítorí sánáwì àwọn ni ìtíkẹ̀wá nígbàtà ti bẹ̀rẹ̀ ẹ̀wòjí àwọn tí ó sì jáde lọ́dún lónìí nìkan wọ́n jẹ́ 30 àbí lọ́dún ìnìyàn wọ́n jẹ́ 34 pẹ̀lú ogun ọlọ́run àwọn ọ̀rọ̀ bí àti ẹjáde yìí àwọn ni 32 ní ọdún tàbí fún wọn níwé èrè ọlọ́dún mẹ́rin mẹ́rin ó di ọgbọ̀n ọdún àti ọdún méjì pẹ̀lú ògbò ọlọ́run lábẹ́ àtẹ́ẹsẹ́ Adam tí bàbá Habibullah Adam Abdullahi lórí jẹ́ àlífà wọn nínú dámà lọ́wọ́ ayà àwọn tí wọ́n gbà ọdún yìí sì ní pẹ̀lú ògbò ọlọ́run ní ìdájí ọjẹ́ 67 ní ó ṣe pé a pín wọn sí méjì àná àti òní ṣùgbọ́n àwọn tí ó gbà lè ní láàárọ̀ yìí wọ́n jẹ́ 38 gbà fi ń kánjú pípẹ́ ẹwà nọ́tẹ̀ tọ́jẹ́ àgbà abẹ́ Islam abẹ́ fi bẹ̀ ìwọ Ọlọ́run lórí àwọn àfáàrí pé ó àti ẹni tá fi ṣe mọ̀dírù rẹ̀ abẹ́ fi bẹ̀ ìwọ Ọlọ́run lórí àwọn ọmọdé ń jáde wọ́n ṣe wọ́n tọ́lọ̀ tàbí jẹ́ wọ́n lápá rí nínú ní bàbá wọn ni wọ́n lápari nínú ilé ìyá wọn ẹbá wọn Islam ọlọ́mọjá ti ta ní olù wọn àfáà kan la tún bọ́lá náà tó gbé ó tún jáde sáyé wọ́n ní jẹ́jẹ́ àrùn kan bákan ọdẹ wọ́n gáàdì ló ṣe ìdádírí lọ ń bá tún nínú làákàrí rẹ̀ pé kọ́wọ́ kó pa kírísítẹ́nì àti ìsìlámù kọ́wọ́ pa báíbù àti

yọba wá pé tí ń kù lórí rákà rẹ̀ èyí tó tí lóòun náà tó ń sinú wọ́n ti gbé lórí tẹ́lẹ́sàn wọ́n sọ rẹ̀ náà là ń gbọ́ ní markaz lánàá ní gbogbo àwọn àgbààgbà markaz látorí mọ̀dín tí ó sùgbùlòl àti gbogbo àwọn afáà ní ilé yíò kò sínú ọmọ markaz albarka tí wọ́n dá mú sí yọkó lára rẹ̀ kọmọ wọn albarka mi lọ ẹ̀yìn ọmọ wọn lọ́mọ jẹ ṣàgbákò orú ẹ̀ wọ́n jẹ́ àwọn orí ọkùn ìgbé náà ó nítorí owó nítorí nítorí nítorí ayé wọ́n àti táàtì fún yínà kọ bá àdúrà náà lọ bẹ́ẹ̀ tàbá sàdúrà gbogbo ẹ̀dàpọ̀ ẹjá dìde adé gbogbo wa tí a dìde ní kí ní wà wá kí wa lẹ́yà fa ńláńlá lẹ́wà ń kàlẹ̀ tẹ́yìn fi ń sí ẹgbà ẹ̀yìn náà wá ọlọ́run wọ́n lápẹ́ nìkan ọgbọ́dọ̀ bá nóòrù sọ̀tá ẹni bá lò wọ́n bá nóòrù sí ọ̀rẹ́ ọ̀tá sùlìmọ́tù ọ̀rẹ́ òkùnkùn gbogbo nínú lọ̀rẹ́ ọlọ́run ọlọ́run sì ní jẹ́ nóòrù ẹni bá ní ti nóòrù bá onítọ́lọ́m bá olù wa bàbá wọn pàkátà bẹ́ndí bàbá ọlọ́dán àwọn sàlájí ń bẹ́ndí àmẹ́rù jẹ́ ìṣẹ́lú gbogbo ìjọ wọn gbogbo àwọn tó tún jẹ́ àǹfààní ńláńláńlá fọ̀ háyà láti bàrígà wọ́n bẹ ní àárín láti gbẹ̀rẹ̀ láti lọ rí àwọn aṣọ ti bàbá oníkùn kí ó gbogbo ìjẹ̀bú gbogbo ọ̀nà kí ó gbogbo sógbó ọlọ́nkẹ́ gbogbo ìlú bá fún wọn ni wọ́n rẹ̀ tó ti mọ́kà dégbẹ̀rẹ̀ ẹlẹ́ha wọn ni àwọn ni wọ́n náwó ribiribi ohun nínú kéwú àwọn náà dálẹ̀ o wọ́n mọ yí kéwú wọn ò sèse pé sí bá àfáàlì mi náà gbogbo ìlà fi sọ́tù mọ́lìkì bẹ́lọ̀ fún bẹ́ẹ̀ tí ń gbọ́rọ̀ ìdùnnọ́jọ́ tó ní ẹ̀rẹ́ àbímọ̀ ẹ̀sùn gbọ́rọ̀ mi ìgbẹ̀ tó tó yóò wá kárí wa bẹ́ẹ̀ ìjọba tẹ́rẹ́ dìbò yí ọlọ́mọ́ fi dá Nàìjíríà rọ wọ́n jẹ́ àṣàgbákò erí gúnbẹ̀ ọlọ́mọ́sá sàánú ẹni kọ̀kan wa alàlà ìrà ẹ̀dà níyàí Àríkàrẹ́kọ́ tọrọ tí máa ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run. Bàbá ti wá kúnlẹ̀ lẹ́ẹ̀kan náà. Bàbá ti kúnlẹ̀ lẹ́ẹ̀kan náà. Àwọn wòlímà lábọ̀ sí. Àkọ́ta tí ó bá oníwà lé náà. Ọ́ sì tí wọ́n fá Mọ́mù Kárùbà láti lọ rí ẹwà wọlẹ̀. Mọ́sánásí wa ti ń bẹ́ ńlá o. ti ń bẹ́ o. Ẹlẹ́ha ni wọ́n o. Ọba bàbá ẹlẹ́ha ni wọ́n. Àwọn ọmọ bẹ̀ lọ. Àwọn ọmọ bẹ̀ lọ. Ẹ̀sọ́dún mẹ́wàá bẹ̀ ń jò ní. Ẹ̀sọ́dún mẹ́wàá bẹ̀ ń jò ní. Ọba àlọ́ ní ọgbà àwọn balógun wá. Ọba àwọn ọba ní ọba balógun náà wá. Wọ́n tàwọn jẹ́ fọ́jùlá awọ́ àti ọkọ̀ jáde ìdájí ń bẹ̀. Àbá ti mú bẹ̀ lọ́wọ́ náà wọ́n dé yìí. Àtàfà bẹ̀ mọ́mẹ́ni àti gbogbo àwọn yòókù. Ọlọ́run, àwọn níyàtàwọn ẹrú rẹ̀ yìí ń dà, ó ti ṣẹ̀mí àmbàfíra aliman wàhayà ni wọ́lọ́n nítorí kọ̀ọ̀kan fẹ́ olé sí wọ́n ló ti ní àwáyé àpáwà àjọ rò pẹ̀lú rẹ̀ tó ẹpọ́lọ́n bá fi lọ ẹlòmínú wa ni yóò lò wọ̀n wá sọ lálìkẹ́nà tó fi méjì ìlẹ̀ ni ó gbé mi lọ́rẹ́ ìkẹ́rẹ́ fi mọ́jú ó bàjẹ́ ọmọdé olùmarkaz mọ́jú gbogbo ẹ̀jẹ̀ sí Adam bàbá ọmọ sájìrì jíìsì lákàlámbì tàbí gọ́wọ́ parí kí ó ká tó wá sí markaz ọlọ́mọdé agbó wọ́n dàrú bàbá wọn bá lọ ní mọ́já púpọ̀ ọkàn wọn àwọn àlífà àwọn ẹni ọlọ́run bàbá tí ó kamal bàbá sọfíìlá bàbá tí ó násòrò kabara bàbá kọlíballah bàbá wọn ní sàláti ìjọ lọ lẹ́jọ ní àtàwọn tó tó mọ́bẹ̀ lọ́wọ́ mọ́jẹ̀lẹ̀ ọbàjẹ́ ọlọ́wọ́ sí ibrahim yaz mọ́jẹ̀ agbó wọn bàjẹ́ ṣẹ́kọ̀ wa àmáhùlá bàbá fàgbà ọlọ́mọ́sà kẹwọn àjákò ní wọ́n bàjẹ́ gbogbo agbó àwọn ẹni ọlọ́run kọ̀ọ̀kan ni mo fẹ́ dákọ̀ àmọ́ta bá ń wí bẹ́ẹ̀ lọ agbáṣìkò púpọ̀ àfi àsìkò yìí náà bẹ́ẹ̀ lọ́hun àwọn àfáà tí wọ́n ṣe wàhálà pọ̀ nínú kéwú nóòrù wọ́n lé ń tààtì

ẹmà kálùkù ọmọ wò síṣẹ́ rẹ̀ lára ọmọ rẹ̀ gbogbo kálùkù náà ni yọ padà rí ọmọ iná ọlọ́gbàrkà بسم الله الرحمن الرحيم بسم الله تبارك الذي الملك والرحمن من شيء الذي لا يضر ولا يضركم ربكم الامر ولا الجبر الذي لقد عليه وكتبه وما ترى في الله أستغفر الله أذهب الله أذهب الله أسجد الله أسجد الله أذهب الله أذهب الله أذهب الله أذهب الله أذهب الله أذهب الله أذهب الله أذهب الله أذهب الله لا تقر عيني

Ọkàn yóò kúrò ẹ̀rùn, ọ̀mítà dé, àmánù mẹ́rin ní bẹnu mọ́lìkì, àmánù mẹ́rin ní bẹnu

ó ti tọrọ sọ́mà àdílẹ̀ ó ti tọrọ ayé àtọ̀rọ̀ sọ́mà sọ́mà àdílẹ̀ ògbà mọ́ ọlọ́run ti wá mọ́ tí ó ti fẹ́ nìkọ̀ọ̀kan wá tí ó pè wá èyí tí ó ṣe fún wa tí ó jẹ́ bànújẹ́ ọlọ́mọ́sí èyí tí ó ṣe tí ó jẹ́ orílẹ̀ ayé ẹwà jálù àwọn ọmọ lójú ọ̀nà ọ̀tọ́lọ́ ọlọ́jẹ́ jèrè wọn ẹwà náà jèrè wọn فلكل حاجة فقد الله وكما هو بكاتا ما يفتح الله للناس فلا سلام لها إلا حاجة في نفس يعقوب إنا فتحنا لك فتحا إنا فتحنا لك فتحا إنا فتحنا لك فتحا فأنا يا الله يا الله يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا المرجى رحمة يا رب فهاجد بفرج والأمر إليك تدافر الله

kàbáwátà tàlátù bí ọba wu ẹjọ́ ẹwọ́ àdúrà bí ọba wù wọn ọ ti náwó látàárọ̀ ẹmọ́ mọ́ ẹnìkan tó láti ọ àwọ́wọ́sọ́ àdámọ̀ mẹ́nìkan tó láti nǹkan là ń jẹ là ń mú kọ́lọ̀ òfin ni wálá ogbó àbá àtàbá kára hùn àbùkù ní ọkà gbẹ̀yìn kọ́lọ̀ mọ́ bá bùkù kan wá ẹ̀lẹ́nà Muhammad àsàlátù a máa ṣìkà sọ́tún a máa ṣìkà sọ́wọ́ àlàáfíà méjì lọ́lọ́ ní a ti a ti sọ́wọ́ a ti ẹ̀rin tí bàbá ẹlẹ́kùn kéwú sí àbẹ́ẹ̀rí pẹ̀lú ògùn ọlọ́run àti gbogbo ẹ̀yìn tẹ́ ṣèrànlọ́ sí kéwú a ní ìdí block a ní ìdí cement torí ọlọ́run àti kan fún wa yíwò yìí sí nígbàtẹ́ náwó báyìí náà ọlọ́run alẹ́ kan fún wa lẹ́gbẹ̀ẹ́ lè kéwú torí lè kí wọ́n gbà wá à ń rojọ́ fún yìí yẹn ọlọ́run bá yọ̀dá fún ìtẹ́ fún wa ńlẹ̀ mo sì gbọ́ pé àwọn àwó ìgbẹ́ ní àyí àwọn ìwọ̀n abẹ́kúta gbogbo àwọn nílẹ̀ ẹ̀ńbẹ́ńbí tọ̀ fún lè kéwú ẹ̀yìn fún àwọn kan tí wọ́n mẹ́rin sàfẹ́ ayé jẹ́mí sòtẹ́lì jẹ́mí sí nǹkan ẹbá fún wa kò bú àbákan tí mo mẹ́mẹ́ ó gbìyànjú lórí nóòrì ìsìlámù ọfẹ́ká ti nílẹ̀ ní àpárátìjà lọ́wọ́n àpárátìjà wà láàrin àbákan sí mọ́ lọ́wọ́ ogun tẹ bá fún ọlọ́run fún ní tó jù lẹ́ lọ. Àṣàlátò ànàbí àṣàlátò ànàbí Thank you.

Thank you.

يا يا سلام السلام على النبي الصلاة على نبينا سلام سلام على الصلاة على النبي سلام على النبي سلام على النبي سلام على النبي سلام على النبي سلام على

Ọbẹ̀rin púpọ̀ aláwọ̀ àpapọ̀ àwọn àgbà Amẹ́ríkàsì ni. Àwọn àgbà Amẹ́ríkàsì ni àwọn náà látọ̀rọ̀ ẹ̀rọ àpọ̀ nítòkó, ni. Bìgẹ́rì, pẹ̀lẹ̀ ìfẹ́ bàbá jòkó. Náà, tó yá ti kò, ẹ̀rọ ẹ̀bá fi kàwẹ̀ sí káwọn ẹ̀kọ́ lè bá ṣọ́wọ́. Ó jù pẹ́lá kan, àwọn nígbà ẹ̀kọ́ sí àwọn ọjọ́ ẹ̀kọ́ sí àkó mẹ́rẹ̀, ẹ̀yìn tẹ́ bí wọ́n ní ẹ̀kọ́ mẹ́rẹ̀ gọ́ ni. Àwọn ọmọ kí ní náà ló fún àwọn ọmọ wa náà ni àtàwọn àfá wa. Àwọn tí ń bẹ ń bẹ pòfẹ́sọ wa láti láti àwọn àmì Muhammadu Sani wọ́n kọ́ bá wọ́n jòkó ìwọ́n bọ̀ láti Ìbàdàn báyìí pẹ̀lú ògbó Ọlọ́run. Káàmù àwọn àfá wa láti Márkà àfáà wọn rí pé lọ́wọ́ sí ò àbíbù ní wọ́n rán pé wọ́n kọ̀ nǹkan síbẹ̀ àti àfáà wọn Suleiman ìgòníyàwó àwọn àfáà láti lọ rí pọ̀ mẹ́ tí wọ́n sọ síbẹ̀ wọ́n sọ lédè lárúbá wọ́n sọ lédè ìbò láti láǹfààní àti máa fúnni níta jí ẹ̀kọ́ ayé àtẹ̀kọ́ ẹ̀sìn àwọn àfáà pọ̀ mẹ́ púpọ̀ ìgbàlùkú ó tráì láti mọ́ lọ lé ìgbòta láti rí bẹ̀rẹ̀ àwọn jẹ́ ṣètò náà rẹ̀ látọrí àfá Muhammad Jami ẹ̀rì fọ́tò wọ́n bẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tó jọ bẹ̀m̀bẹ̀ àwọn náà ni wọ́n ṣètò dánwò ẹwọ̀n kàlípọ̀ àlùbáríkà fún wọn níjọkún ní lẹ́yìn náà tí a méjì a fún a máa pè òbí ọmọ kọ̀ọ̀kan ẹni tí àti zẹ́kẹ̀rẹ̀ àdáadáa tó nílànàá àwọn kan rà dáadáa. Ẹlẹ́ẹ̀kejì ń lẹ̀ tí wà méjì kan jẹ́rẹ̀ látọ̀dọ̀ tèmi náà tí a fi ń kọ́ sí bàbá Ṣíkà Adam, Mùdírù Markaz, bàbá Habibullah. Tíra náà méjì ni ẹ bá ti fún wọn ní 500 wọ́n kó méjèèjì fún yín pẹ̀lú ogun ọlọ́run. Lẹ́yìn náà wá ní gbólóhùn tí mo fẹ́ tó ń fi kún fáwọn ọmọ mi tí wọ́n ń jáde lọ. Al-insanu wal-insaniya ìjẹ́nìyàn mẹ̀jẹ́nà náà kọ́ mọ́ kí jọba tí tẹ́ntọ́sí bàbá wa ní kó sí bàbá wa onígun pé àwọn ikú christians ẹ̀fáwọn jẹ̀mọ́ wọ́n ti tẹ́ntọ́ jọ wá lójú al-insanu wal-insaniya al-insanu مركب على الجواهر الآتية المعنوية الأساسية في جمع يوم كيو èèyàn méjì ní ń bẹ èèyàn dápìlé èèyàn rí àdẹ̀kẹta pìlé èèyàn bú báwọn lẹ ti fẹ́ fọ́ọ̀mù ara yín sọ́kan nínú méjèèjì àbí èèyàn rí lábẹ́kẹ́ jẹ́ èèyàn tó lórí nǹkan mẹ́rin ló pé wa tó ẹ̀mí làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀mí náà ni ẹ̀mí kan ṣe rí ẹ̀mí kan ṣe bí ẹlẹ́ẹ̀kẹta aláhátìlù náà ni làákàyè tí ṣiṣẹ́ láàrin ẹ̀mí rere àtẹ̀mí burúkú ẹlẹ́ẹ̀kẹrin náà ni ọkàn èyí tó jẹ́ sí pé a máa yí lọ yíbọ̀ láàmẹ́rin láti mọ̀yàn lẹ́ẹ̀rẹ́ láàmẹ́rin láti mọ̀yàn lẹ́ẹ̀rẹ́ bú wàhálà ìjàwá yìí tànàwíyàtì àwọn kan jẹ́ foundation àkọ́kọ́ àwọn kan jẹ́ foundation ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn foundation àkọ́kọ́ foundation lákọlé lórí lórí ẹ̀mí àti ẹ̀mí burúkú àtẹ̀mí rere àtọkàn àti làákàì àwọn ni foundation àkọ́kọ́ bọ́dì tó wá wà apá ẹsẹ̀ eré ojú imú inú ikùn ẹ̀sì gbogbo àwọn oríkèríkè yòókù àwọn lọ́tẹ̀lẹ́tàkọ́kọ́ wáyé àtúrọ́ọ̀bù àwọn wọ́n látàá yẹ̀pẹ̀ wà náà àtomi àti iná àtàtẹ́gùn wọ́lẹ̀ hawaahù àwọn mẹ́rin iná yẹ̀pẹ̀ omi atẹ́gùn òun lọ fẹ́ máa wá bá bọ́dì ṣiṣẹ́ àwọn ẹ̀mí mẹ́rin tí ń bẹ́nu bọ́dì àwọn wá ní ọmọ kọ̀ntró ara wọn pẹ̀lú bọ́dì nì bóòlù yẹn ti fẹ́ wá jagunlà láàrin mẹ́rin ti kọ̀kọ̀ àti mẹ́rin ti àtọkàn àtẹ̀mí rere àtẹ̀mí burúkú ọjọ́ mẹ́rin kò tí fọwọ́kàn nínú lọ́wà mẹ́rin títà tí ń kọ̀ntú ara ìyẹ̀pẹ̀ iná omi àtẹ́gùn wàhúwa mọ́ háyàrọ̀ fi kú lè mínàlẹ̀ àtàkìyà tẹ́wárí ọmọnìyàn tápẹ̀ ìsàn afúnrẹ́sàsà láti lọ darapọ̀ mọ́kàn

bí wọ́n ti sàlàyé ẹ̀nù. Wà mọ̀ já bàrùn tí sánàwíyá, tẹwárí ẹ̀dá kẹrin tó fi dáwà tí ṣe yẹ̀pẹ̀ àtómi àti iná àtàtẹ́gùn, wọ́n fún wa lẹ́sàsà, pípé ìta bá fẹ́rin. Ṣùgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin tàkọ́kọ́ mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀kejì mú jà bàrùn wọ́n jẹ wá ń pa ni. Ṣùgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin tàkọ́kọ́ mọ̀káyárù wọ́n fún wa tí ẹ̀rọ ọlọ́fẹ́dà nẹ́bì yìí sí lóòtọ́ ní ọ̀sá nẹ́bì mọ́ àwọn tàà bá lẹ́kún ó tí òwà máa nẹ́bì alkùnrin lè jíjú orí mùláíkà máa lè ní àwọn alọ́wọ̀ àríwínà nàbí yìí ìyọ́bọ̀nù tìjíkínà ìyọ́bọ̀nù sọ́ọ̀sọ́ àdáyì ìyọ́bọ̀nù sáàlì yìí náà ìwà tí wọ́n bá ń hùlà ánà òhù lábádà nẹ́bì fọ́dà bá jíṣẹ́ náà kí á máa ó ti wà pọ̀ máa wà nẹ́bì yìí ṣùgbọ́n àwọn abìjá tí mọ́ sí àti ní bí àwọn akógun tí ṣe fádẹ̀ yìí tí ṣe àti náà bí àwọn ìyá kan tí ṣe tí wọ́n mú jẹ èèyàn lóòrò tí ó náà rẹ̀ dàrẹ́ sílẹ̀ yóò tó sí darapọ̀ mọ́ wọn ní ọba náà di kò sí ó dọ́gbọ́n sí ó ti wà kò láti fẹ́ ayọjú ara wa dáàrí jí èèyàn lọ́dọ̀ ọlọ́run lẹ́nìyà ìsànà wọ́n ìsànìyà lẹ́nìyà ìsànà òun ni èèyàn tó ríra rẹ̀ ìsànìyà èèyàn tí ò ní rẹ̀ kọ̀ntró ẹgbẹ́nìṣọ̀ ní tẹ̀lé lẹ́nìyà ìhàmẹ́lù wáyà ìbáwọn ní kó lè máa lórí ìgbìmì ní ààrẹ nítorí kẹ mọ́wàá tàbídúró tí wọ́n ti sàrò rẹ̀ nítorí kẹ mọ́wàá rẹ̀ àkúyà lábẹ́ fi jú ẹjú kan class lójú àwọn òbí ìkọ́lá àwọn àpá àwọn sọ fún wọn tójú wa kẹ má bá ìfẹ́ ẹnu lọ rúhù ní kẹ bá lọ bí kọ́lù bá dáyílá àmú ẹ̀bẹ̀ lọ́n sí bí nọ́msù bá fẹ́ dáyílá àmú ẹ̀mí burúkú ẹ̀bẹ̀ lọ́n ẹ̀ ẹ̀fà àwọn ẹjú ẹ̀

ẹni wọ́n rẹ̀ jẹ́ ni ọlọ́run náà ogun ni wàhálà ni ìmáàlá tí a mínà ìmọ̀ṣáàkìrì náà wà máa yóò fi bùwà yàtọ̀ máa ta òní yìí máa tí bò àwọn wà máa jìgbó ra ní ara ọ̀pọ̀ bá ẹ̀yìn ẹ̀yọ́ pàdé على الطبائع الإنسانية المقتورة المكبوعة فيه ọlọ́run dá gidi mọ́ wa ọlọ́run dá kò sí mọ́ wa ọlọ́run dá kára mọ́ wa kò sẹ́ni tí ò nínú wa الظلم من سيام النفوس وإن تجد ذا إفة فلعلة لا يظلمه يمن فوز عندك ضعفتي فلعلتي لا يزيم ọ̀tọ́ni tí ọ̀nà àbòsí lọ́wọ́ tẹ bá dá nǹkan ẹ̀dẹ́ bá ní àpọ̀ ẹ̀yẹ́ sí ìní ọkùn mọ̀ dínú ẹ̀ ní wọ́n wà kó ìtọpọ̀ jù yẹ́ ṣe tó kó ìtọpọ̀ jù àwọn náà wà kún àrẹ̀kùn ńlá lábàjárí wípẹ́ ọba tó láti rí ọ̀kanu wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ̀rẹ̀ láàrin ìlẹ́mù ìdí kan ni òjú sí tí mọ́ ọ̀pọ̀lẹ́ pé náwùsù rẹ̀ ọ̀lágbàra rúù lọ́lọ́gbà jùlọ àbí kó fi ń tó fílẹ̀ yẹn nítorí nǹkan mí tó ju ń tó fílẹ̀ lọ náà lọ́wọ́ rí òyìn àwọn tí ń ṣe sílímù ó tẹ́bẹ̀kọ̀ fún wọn díẹ̀ ọwọ́ aláàánà wọn tí ń ṣe kèfèrí torí sílímù mí sì yá mi nà fó sí ni ẹmẹ́kẹ́ á والكائنات الأخرى من الجوامد والنواتك بخلاف ذلك تبارك مثل بلاي bí àwọn ẹ̀dá míì bí igi bí omi bí yẹ̀pẹ̀ àwọn yàtọ̀ sáwọn ẹ̀dẹ́ ènìyàn torí àfún wọn lẹ́sàtà àdá wọn kan ní àwọn lè sí nítorí a lè gbé ẹrù wa lọ́dọ̀ náà sùkápọ̀ sọ́dọ̀ a lè kúrò lọ́dọ̀ orú kábọ́ sọ́dọ̀ kọlùbù tí wà sí bá ṣiṣẹ́ àtẹ̀sùn àtàìsùn àtàdúà àtàwẹ̀ látàǹfààpù aníwọ́lá tùzàwínú wáyátàjálàbù aléyìí kò tẹ́ sagbára lẹ́yìn kọ̀ságbára kan fún yẹ̀pẹ̀ kọ̀ságbára kan fún igi kọ̀ságbára kan fún mi bọ́lọ̀ ti dára ní ọmọ rẹ̀ àwọn èèyàn lágbára ká yí padà ká change wọ́n jẹ́ sẹ́nà Yàtàkọ̀lábò mínà sí fàákì ìkọlìbí yàtì ìlàlà àti níyà. Ẹ̀rẹ́ tí àárọ̀ yìí, kó jí ní jí ẹni tí ń dà múdà bó láàárọ̀ yìí nígbàtí ìdọ̀sán, kó yíwà àti gbọ́, kọ́rá àwẹ̀, kó ní sàárá àti kó sì kan, èyẹ́ lo kọ́lọ̀ mẹ́ta lójúmọ́, kó máa jẹ́ èyàn láàárọ̀ nípa àwọn abú, kó sì kú ò kó

ní ọba kú ní àkìlí àjọ bá di nàfíyà máa lọ lábàá mọ́ ti tí ló dẹ́ta àjọ àìlò àtàrà ìgbàmọ́ lábàá fọ́rọ̀ bẹ̀rẹ̀ ló mọ̀gbà áfà nẹ́bẹ̀rẹ̀ ló ó kú ní súra èèyàn rí nẹ́bàá di nǹkan mímọ̀ lọ́wọ́ ومن النفسية ní kọba sá agbó màláíkà kọba sá gbà àwọn annabi ọlọ́run. alẹ́sìn ètò ẹ̀nà ó ta haúlà. òun ní wọ́n rán lọ́wọ́ láti máa change bó ti fẹ́ bó ti fẹ́ dà kọ́ máa dà bó ti fẹ́ ṣe kọ́ máa ṣe wọ́n mílẹ̀ ìbáṣàrí ìyá tó ilá ní ìyá kọ́dà kéèkì kó dìjò ní ó kó kúrò ní sífẹ́ èèyàn

èèyàn ti ní ọpa àdà lọ́dà bá wọn ó kú orí ìjẹ̀ lónà ẹ̀yìn ọmọ wa àwọn ilẹ̀ alìmẹ́lá kí ń yá èyàn ti lè di màláíkà àwọn àfá àwọn tó di màláíkà wọ́n bẹ̀rẹ̀ àwọn ọjọ́ di màláíkà tó lọ kan tọ̀pẹ́ tí wọ́n sọ ọkú lọ wọ́n tí ń bá wọnú sàárè màláìkà kan wà kó tí ní wọ́n lábọ̀ ìkílọ́kìrì pẹ̀lú ẹ̀ màláìkà kó wọn abìmẹ́lẹ́rì ọmọ ọmọ kéwú lọ láwọ́ àpàrù èèyàn tó ju màláìkà lọ mẹ́rin nítorí pọ́lọ̀ fàdánà bàní ádámà alájẹ̀mí ìntọ́dá lẹ́yìn tí wọ́n dá ìwà rí ní iṣẹ́ rí ní ìrìnrí ní sùúrù ní àfaradà rí gbogbo tí ń bẹ láyé Ẹbá kí ní jẹ́mẹ́ láyé ọlọ́wọ́ pàtàkì yìí náà. Wà lè ṣà ní yàtò fìtì máa nì. Bọ́ọ̀lù yà ti jẹ́ èèyàn méjì ni. Àlìkúlá. Alákọ̀ọ́kọ́. Àlìṣà ní yàtò ìbàtọ̀dọ̀ àwọn ìbàtọ̀rá. tí ogun ayé máa ṣépèlé tí ó sì máa báyé jẹ́. Wàtánì èèyàn kejì, aléhẹ́sàánì yàtọ̀ lèmọ́tílá, èèyàn tí bàbá ẹ̀sìn ní òbí wá tí bàbá nípa kátà oníwòrìjì tí bàbá tí Ibrahim Niyaz tí bàbá tí Amẹ́rẹ́ Tijani tí bàbá tí Adam Alori tí bàbá tí Abdulkadir Jilani bí àwọn báhùn tí wà nínú nílọrin bí àwọn àgbààgbà nìbàdàn bí àwọn àgbà Abẹ́kúta bàbá wa kí tí gbogbo àwọn àgbààgbà ní wọ́n mú Èkó táyé wọn ọ̀pọ̀ rẹ́mọ́ táyé wọn ọ̀dàrú mọ́ nípa pé wọ́n fara ọlọ́mọ́ta ti bẹ́ẹ̀ fún yẹ́yìn ọmọ ọlọ́mọ́ta jẹ́ lálùbáríkà ẹ̀yìn òbí ọmọ ìdáwà kọ́ wọn rí o nítí wọ́n ti kọ́ alákọ́ wọn bíta bá dàrú ọlọ́mọ́fà ọmọ wa ìsinú àwọn ọjọ́ máa dàtàrú kí wú ti pọ̀ gbogbo ìdá àwọn ìrẹ́lẹ̀rẹ́ bá wúyọ́ wùdájú wá lọ ó kú wọn rí ó kú sẹ́rí ó kú rírin ọlọ́mọ́ta ti wà sí ọ́fà tí wọ́n lẹ́ ní ọ̀rọ̀ àádẹ́dẹ̀ bẹ̀rẹ̀ àti máa fún àwọn ní nǹkan àmá wòlímọ̀ láti síwájú wòlímọ̀ láti síwájú náà lẹ́kọ́ agbọ́lá fálùkùránì nìyẹn ní àbájúwá gba kí ó tán tá gba alùkùránì fáwọn mọ́tán ọgbọ̀n tó rán bá ní ẹ̀fún alóní mọ̀jálàwà tó afẹ́fi tún lé kéwú sí náà ní ẹgbà mi tó lérè pẹ̀lú ogun ọlọ́run. Aláwọn ọmọ níwà nílà lọ́sà nítorí na àwọn òbí àwọn ọmọ onímọ̀ kan wà nítòsí àwọn ọmọ náà ó bí wọn tó wájú nítorí láti gba alùpùránì fún wọn. Ẹwà bọ̀pẹ̀lá àga wọn. Ẹ̀rọ ọmọ níwà Mubarak, Murtado, àwọn àwọn akíkúrí àtàwọn òjú rẹ̀, sábá kí alùkùránì sá, òbúwó tí ẹbà náà ẹbà náà ẹbà. Já. Bismillahirrahmanirrahim. Àbáwà tí wọ́n gbà kí ó fún wọn. Àwọn bàbá àjọ́gbà kí àfáwà ìṣẹ́wà abubakar garba ọ̀nà bàbá tó garba lẹ́nu bàbá rẹ̀ ha Àwọn gbà kí ó náà fún wọn. Àwọn gbà kí ó náà bá wọn mọ́. Bàbá wa tí ò yí sá. Bàbá wa tí ò yí sá. Wọ́n tọrọ àlùbáríkà fún. Wọ́n tọrọ àlùbáríkà bá wọn wọ̀ lé mọ̀ náà. Pẹ̀lú ògbó Ọlọ́run. Pẹ̀lú ògbó Ọlọ́run. Ní òbí ọmọ iná bínú yọ́yà bàbá ṣe wa kàbá kọmọrùdín kàbá kọmọrùdín akínyó láti jẹ̀bú láti jẹ̀bú láti markas Ẹ̀wọ́ Umar àwọn náà ṣàdúwà tọ́lá. Ẹgbẹ́ tí a fún àtílẹ̀ fún wọn. Ẹlọ́yẹjú òun ló bàbẹ̀ ní ọ̀yí ìdáyìnlá bá làmọ́ ẹ̀ẹ̀dáyìnlá mọ́ ó ní ẹmọ́tẹ̀wà ẹlọ́yẹjú ẹ̀. Mo ní ká lọ yẹjú ẹ̀, ọ̀rọ̀ ti jẹ́ yọ. Ẹ lọ yẹjú ẹ̀, ẹ lọ yẹjú ẹ̀ kíákíá ìmọ̀ràn kẹ́tí fún yí tó lè kìí ò lọ ní pé tẹ́pàtà wí ẹ̀rí agídí fún, táfún ní wí ọ̀rí pé ọ̀sà agídí fẹ́ jáde ní àkùnrin Bẹ́ẹ̀bá wá fẹ́ àlàyẹjú èjú bàbá rí, ó ti dẹnu, ó yẹ kọ̀mọ́rù sí ìsàtà. Lẹ́yìn náà, àlàyé

ìtọ́lọ̀ ní àtúnṣe lọ́dún yìí ọlọ́mọ sí láti mọ fún wa ilaha illallah muhammad rasulullah àwọn ilẹ̀ pọ̀ ní kàrẹ́líbà ilé ní pàápàá lọ́dún yìí àwọn tó já sí pé ọlọ́run pàápàá ti ju wọn wọ́n mọ́ mọ́ wá sí bí mẹ́fọ̀kàn sí pé bọ́yá àsàn díẹ̀ lọ́jẹ́ kí àwọn àfáà àwọn

ìgbèrè jọ wá lójú ní pé sáwà náà lè fi rí ìláyé méjèèjì náà ni a mọ̀ dání ẹni tó bá wà ní ilé ìnàlà káòfì wà ràjá ìpáyà nígbé sọ́lọ̀ wọn gbà bá ti ṣe yìí àti wípé ọdàbí ẹni pé ọlọ́wọ́ wọlá àwọn kan mọ́ wọlá olú ò ní fẹ́ sásíwájú púpọ̀ kò ní fẹ́ gbẹ̀yìn ẹni ọba ti di ẹni ẹ̀yin ọmọ wa ẹ̀yin àti ìdàbẹ̀ náà nù ìlàfẹ́ ń bá yín nítorí pé nǹkan kúnta púpọ̀ àwọn ọ̀dánàdá kúnta jágbàjàgbà kúnta àfẹ́kẹ́ yìí wà ń bẹ̀ àfẹ́kẹ́ sínú àwọn tí wọ́n mọ̀ nàká sí pé ọmọ abúni lọ àwọn àfá àbúnu àwọn àfọ́ mùtí àwọn àfá àfọ́ 19 àwọn àfọ́ sínà àwọn àfá alágídí àwọn afọ́ àwọn afẹ́ ní kí ibú gbogbo ẹ̀ ló kúta nísìn sí wọ́n sí ń torí tí wọ́n fẹ́ ni àti tí wọ́n jẹ́ ìyẹn ló jẹ́ ká ṣe tíra tí ó lọ́wọ́ àwọn afọ́ ń ìyá wa tó jù kó mẹ́kan lọ́dọ̀ àwọn obìnrin ẹlọ́dọ̀ àwọn obìnrin àrájà so látara báyìí kí ẹ̀yìn náà fi sẹ̀kọ́ àtàṣíyàtòlè ìsìlàmíyà ìta sọ́mbẹ̀ ní ìgbẹ́lọ ọkà dára àwọn tó gbé ìgbúwa ní kan translate sí òyìnbó kálukú lọ́fẹ́ jíyàn ṣùgbọ́n náà tí kálukú fi ń gbà jíyàn lónìí ìtọ́pọ̀ jù mẹ́kọ̀ bá tọ́lọ́run mu àfá àwọn nǹkan kínkín lẹ́gbẹ̀ẹ́ àwọn tó jẹ́ sí pé bá bá fẹ́ jíyàn lọ́nà ìsìlám ní ká bọ́ọ̀lù àwọn kan ṣe ń sọ pé àwọn fẹ́ jẹ́ èèyàn lóde òní tí wọ́n sì gbé ní ọ́fíìsì ìsìlámù ní ọwà rẹ̀ jẹ́ ìmọ́mù mọ́sálásí jímà ńláńlá wọ́n lè jẹ́ afá alẹ́ kéwú tó dá lè kéwúlẹ̀ ó sì lè jẹ́ afẹ́ ẹgbẹ́ ó lè jẹ́ tó dá záwí àpàdìrí àdìjàrí àsílẹ̀ ó lè jẹ́ nìkan tí gbogbo èèyàn ni nínú Islam òun láti síwájú ká tó wá fàdó àwọn àfáà wọn tí ó sì sàdúwà fún àwọn kalẹ̀ ní bàbá wa ṣe Muhammad Ishaq Raji àjọgbọ́dọ̀ bàbá ṣe wà sàrì ní bàbá wa ṣe Hamid Bashar látọ̀pàpò Markaz àwọn tí mọ̀dínlù ní kan wá wò wá wònù gbígbé wọn tí ń sí ìbẹ̀rù ọdọọdún náà láti jọ sí èyí wọ́n yìí gbà kan àwọn bàbá ọlọ́rẹ̀ mẹ́mẹ́ bàbá tí ò yí sá mẹ́mẹ́ àwọn tánjẹ́ nítorí kí ó bí àbága ní Nasiru lè kí obìnrin àmì àfáwà Abdulhamid Ìdínrókò, Ṣẹ́mọ̀nà àwọn Mùkàdàmùn, Kọ̀dìríyà Tìjàníyà lọ́dọ̀ wa. Àfá àgbà pátápátá ṣe olùdíwàn ẹ̀jẹ́ bàbá aṣọ Adam àkọ́bí wọn nù tí àwọn mọ̀dúrù wá jẹ́ àlífà tí gbogbo wọn pé máa bá wa ṣe ọlọ̀járí wọn pẹ́. Ṣé wà tọ̀lẹ̀tí ìsọ́mbò àwọn àfá àgbà Márkàsì ni, ṣé wà Bákìrì Garba, àwọn ọmọ wa nílà onílọrin ọjọ́ adórí àfáwà ṣeun hassan hussein ìmámù wa halifa ọkàdúríyà láti ọjẹ́ owódé ọdọọdún lọmọ wọn mọ́ ń jáde ń bí láti àná ni wọ́n ti ń gbá sàádà fọmọ wọ́n mọ́mọ́ ọ̀tún mọ́ ọmọ ẹbí ọmọ ara wá kódà àwọn mí gbọ́dọ̀ adé mọ́ríkàì ọlọ́run ní jápadà sí bọ́bá yín bàbá bàbá ní àfáàgbà ni wọ́n gbogbo dídí lé kí ni wọ́n rọ̀ ní ajégúnlẹ̀ àwọn náà tó wá mọ́mọ́ wá bí yọ jáde lọ́dún yìí àwọn tí tó wà láti Ṣàgámù bí àwọn afáwọ láwà ní àrájíwá bíntíláyé àrájíwá chairman gbogbo wọn náà bẹ́ẹ̀ báwọn àti tájìyà àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí bá dáa láti dákọ̀ ẹmọ́ bínú gbogbo ìmọ̀ fẹ́ dákọ̀ ọlọ́kọ̀ọ̀kan tó ọlọ́mọ́sàbà sẹ́yìn lẹ́sàn rí o ọlọ́lá ìlàhà ìlàlá díẹ̀ lórí àsìkò. Àṣàkàṣíyà tó kìsmàtánì. Kìsmàní. Àṣàkàṣíyà kìsmàní. Àṣàkàṣíyà kìsmàní. Torí sàṣíyà bẹ̀rẹ̀ kìí ṣe tabo mọ́. Kìí ṣe tabo mọ́. Láwọ́sù ìrọ̀fẹ́ wò máa nà ní òfitù. Àbí

ومن السقطية للصلحة أصحاب النظرية الخاطئة àwọn kan wá ní làkáìsẹ́kì làkáìsẹ́ ọ̀dáni ọ̀nà bẹ́ẹ̀ wọ́n fi ń gbà jíyàn tí wọ́n láyé wọ́dà ó lè kọ̀wọ́ ìdàlà àsàsíyàta واللاتي كما يظنون تساعد على تعكيك رتبة شخصية القيادة ورسل الإجماع الذي كون يتساجد كما تلاوى لي ومن قواعدهم قولهم وأجع ويتك لتبلغ التساجد Àwọn ètò náà pọ̀ nínú ẹ̀lẹ́ náà náà lẹ́nà gbọ́ yìí. Káàlì tòtò ọ̀rọ̀ káàlì tó ọ̀rọ̀ ẹ̀rọ olẹ̀. Kọ̀wọ́n náà jẹ́ èèyàn, àfikọ́ ọ̀pàkọ́ síwájú rẹ̀, tẹ́bá bá wá sáájú lẹ̀ tẹ́bá ní wọ́n máa bẹ̀rẹ̀ láàrin àwọn oníjẹ́ rọ́nà lọ ẹkùn wọ́n sọ̀hún ẹmọ́ tẹ́bẹ́ o tẹ́bá tààrí aṣáájú yìí tẹ́bá tẹ́nìkan tẹ́bí ń jẹ ìmọ́mù tẹ́bí ń jẹ ṣẹ́ oníwàásí tẹ́bí ń jẹ tọ̀sílì àwọn tẹ́bá tàbẹ̀ ẹmọ̀ wọn lágbà ẹmọ̀ wọn ní ẹmọ́ tààrí wọn ẹmọ́ kọ̀dá káàkọ́ òsìrí rẹ̀ tó bá ti rí ẹ̀kọ́ ní láti bọ̀tá. Fírí kún lè fárí jẹ́ ń fara jù nínú àwọn fíkọ́ tó ṣe ìtàríyà, èyí jọ gbẹ́dá ní èyí pé fí kún lè fárí jẹ́ ń fara jù. Àwọn eré wọn ti sì lẹ́lẹ́tọ̀, tẹ́bá rẹ̀ gòkè láyé ọ̀dọ̀ obìnrin lẹ́gbà, iye obìnrin tẹ́bá náà lẹ́bi jẹ́ láyé. Wọ́n wá ní fífí kún lè fárí jẹ́ ń Lábẹ́ obìnrin kọ̀ọ̀kan ọ̀nà ń àwọn aṣe kan máa bẹ́gbẹ̀ ìyá wọn sùn kan máa bá ìyàwó àfá wọn sùn kan máa méjì ìyàwó ọ̀rẹ́ wọn kan máa méjì kó wọn kọ̀kan kan láti rọ́nà lọ bẹ́ẹ̀ sí lábẹ́ lọ́dọ̀ obìnrin ọ̀nà wà ń bẹ̀ ìró wọn nu fún ọ̀pá láti mọ́ kọ̀bátọ́ náà mú ẹ má ṣe rú ẹ Alkìbáàrù sàdúdú sígárì. Alkìbáàrù sàdúdú sígárì. Wọ́n gbà bẹ́ẹ̀ bá yẹ òkúta àgbà ẹ̀ ní rọ́nà lọ torí bẹ̀ ẹ́ takọ àgbàlagbà tẹ́ bá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ tó mẹ́ takọ wọn bẹ́ẹ̀ takọ wọn ẹwà lẹ́rù ọlọ́nkan ní ìgbẹ́wà bá mi já àmọ́ bẹ́ẹ̀ ọ̀bá jẹ́ ọlọ́dọ̀ wọn tí ọ̀bá ti dìbọ̀ wọn láàrin wọn ní kúkúrú rẹ̀ lójọ́ wọn ọmọ ti dìbọ̀ wọn lóúnjọ́ kó lé wọn wálẹ̀ ẹgbẹ́ tó ń jòkó lẹ́yìn àwọn ni ọwá gbé wọnú nípa kí mò ní gígbó séhù kíkìlì ní ṣùgbú ìsáàzùwẹ̀ kárọ́ àti di ẹni tí ń bú àfá rẹ̀ ẹ̀rọ ti rú ẹ o inda adam al-halal yajuzu al-haram bíntà ń bá ń jẹ ọ̀bá sínú bíntà ìjẹ lókù lẹ́yìn ń dára jẹ ọ̀tán láyé ojú ní nǹkan wọn tí wọ́n fi sọ bá wọn bá má ṣe sùúrù tí ń dájẹ ọlọ́run ó gbé ẹmọ́ fi nǹkan rí èèyàn sí ájú owó ẹgbùn bí tọ́rọ àtàlẹ́ Muhammadu àti olùwáhà wọ́n àti olùrọ̀súlẹ̀ ẹ̀tẹ̀lé alkitabu wa sunna Àlẹ̀gáyàtò tó bá rọ̀lù wà dé látà nínú ọpọlọ tó jẹ́ ti sọ̀tàrí àwọn àlẹ̀gáyà tó bá rọ̀lù wà sílà tàà sí kókè ó lè àwọn tọpọlọ sí sí nígbé dá ẹ̀rú ẹkọ́ ọjọ́ ni aláwọ̀ ẹkọ́ mọ́lọ́wọ́dẹ́ máa ráyọ ọlọ́mọ́ká ẹbá rẹ̀ nìkan sọ tó wá dé ẹlẹ́gbẹ̀rún ìyànlọ́mọ́ká ọlọ́wọ́ padà forí jìn wá kò ní ń bẹ́ o wà ní tíkọ́lá ti

tíra rẹ̀ ń bẹ lọ́dọ̀ mi wọ́n sa gbogbo ọpọlọ tíyàn fẹ́ dayérú tí fi gòkè lójìí wọ́n sà síbẹ̀ èyí tó yá pé protocol láti lẹ́fẹ́ lọ ní gbogbo ọpọlọ àwọn aláwo tó fi wọ́n skú tí wọ́n fi ń pè secret thought nísù ààrẹ ẹni ọwọ́nú ọjà ọwọ́nú ọsítù ọwọ́nú kọ́ọ̀tù ọwọ́nú gbogbo títì káàkiri tẹ́ẹ̀ bá bá wọn sáwọ́ ohun wọ́n pàtẹ́ ní rọ́nà lọ bẹ́ẹ̀ lọ́lọ́lọ́ láyé ọlọ́lọ́ ní jẹ́ bẹ̀láyé ẹ má bá wọn sí o wọ́n bá wọn sí وأما الشخصيات الصالحة هي شخصية إسلامية ولكن الإسلام بك الكتاب والسنة ولن تتحقق تتحقق إلا بأمرين مهمين مشيئة الله سبحانه وتعالى Ọlọ́run gbọ́dọ̀ ti ṣe ní ṣe ní bọ́dọ̀ àtàmà bẹ̀ẹ́, táwọn sùn kú sí, ó dúnú. الوسائل المساعدة الذي هددها المولى لا شفعات رسالات الأنبياء والمرسلين لا تكون تاوى النبي أدعو جيش الله بكالي تعفي بين لي من لدن آدم عليه السلام إلى بين النبي صلى الله عليه وسلم يا يا يا يا كيف تكون بك عليه الصلاة والسلام لا تتعلم في الدنيا فتوى القرآن تكلم تلهم تكلم النبي أنا وعيوه أنا وعيوه ìkọ́mọ́kẹ́ iṣẹ́ ni ìṣòwò iṣẹ́ ni ìníṣẹ́ lọ́wọ́ kò burú kẹ jáde lẹ́kẹ́ ìtàn nítẹ́ lọ bá ní ẹkẹ́ máa ń sọ kẹsìmọ́ kọ́mọ́kẹ́ ní nǹkan bẹ̀rẹ̀ rágbàgbé àfáwà àfá ìjáka tàbá lọ́kútọ́nú àfásúlẹ̀ lọ́dọ̀ àfáà ọ̀gánáìsà kan mẹ́ta bá lọ́dọ̀ mọ̀bárákù àákàbá bọ́ọ̀dù ẹ̀ ní ó ní ráìtì tọ́bá dìrọ̀ lẹ́rọ̀ yìí yóò ti kọ́ mọ́ níṣẹ́

يا أيها الذين آمنوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تخونوا الله والرسول فتخونوا أماناتكم وأنتم تعلمون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتكونوا أماناتكم وأنتم تعلمون العدي خير ولا في الدين من درر ìmọ̀nà jẹ́ ti mọ̀rẹ̀ yìí ti lóore kò sí ní ọ̀nà ẹ̀sìn fún yín kò sí ní ọ̀nà kí wo kí mo kí ó sùn sínú ọ̀rọ̀ yìí àpítẹ́ láàrù bẹ́ẹ̀ ẹnìkan ní kí ó gbótó pẹ̀lú ògbọ́lọ́ ayọ́ ìfìláyé. Wọ́n á bèèrè ara àdìbò fẹ́yìn ìdẹ̀rùbá jẹ́rí. Àkíkà náàbì ni, ẹ má ní ẹ̀lá àwọn tẹ́ bá bá tò ẹbí yín àtàwọn lẹ́wọ́n jẹ́ bá gbà yín sí ẹmọ́ níwọ́lá. Fáàmìl àwẹ́ta di ìfáàní tẹ̀bù sí tààrà mẹ́. Ẹgbà wọn tẹ́ bá ولو أطاعوا آبان إلى الشر يا صاحب الهم صبرا بالبلية من طاعة ربك يوم تجزى بالنسر Ọ̀yọ́lá bá jẹ́ ìmọ̀ ìhà tí ká mú fàádá. Ẹni bá wúlò láyé na màlẹ́yàn gidi dáìrùn náà sí mẹ́yàn fáwọn náà sà. Ibi kí ní jẹ́ bá jẹ́ pé wúlò fún wa mọ́ ni wọ́n láà. ولا يعذب شيء كان من خياري أدوبا الله جلال بركة فجأت الله الله جلال بركة ولا لا إله إلا الله ولا باعث لجوه به أتجوه وفاء لجوه جمائي

Nẹ́sẹ̀ àwọn ètò ta ní ni pé ẹgbẹ́ ìgbàrakàlá òfíkò. Ètò ta ní ni pé a ní màjálà ń bí yìí, èyí tí àwọn ọmọ ń ṣe jáde lọ́dọọdún, wọ́n máa pé ọmọ kọ̀ọ̀kan àti ní dandan fẹ́nìkan àti káró ní ọlọ́mọ́fara ní wàtá ẹsà ní dáadáa àwọn bàbá wa ṣe dáadáa fún wa ṣe wà sáàdì ṣe adam gbogbo àwọn afáwà ló ṣe dáadáa fún wa àfara bàbá wa pòfẹ́sọ hamidu wọ́n bọ̀ lọ́nà báyìí láti lásù bàbá wa ní markas wọ́n pọ̀ tí wọ́n sọ̀rọ̀ síbẹ̀ a ti sọ̀rọ̀ àwọn tí wọ́n lọ kíyàmà láìpẹ́ ìyàfáàbà sásí ní rẹ́kẹ́ àyàwó amẹ́rù jẹ́ àfá ìjámi fúlàní àfá wa sàláti àlífà nǹkan ogun wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àsàdúrà síbẹ̀ fún wọn ẹ̀kọ́ tí wọ́n ń lọ gbogbo ẹni bá bá wà rá àlùbáríkà ọmọ wọnú ilé alálá ìlàhà ìlàlá tábà ti kò bí ọmọ kọ̀ọ̀kan wọ́n máa gbé màjálà náà fún yín ẹmà sàwọ́ ẹ̀ tíra méjì wa mẹ́tíra tí a ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn àti tíra kan tí àwọn afáwa tí wà bíbù ní káṣe ó di 25 years àti sí ó ẹ̀sẹ̀ jáde ní nípa mímọ̀ ìṣá wọn mọ̀ gbé fáwọn ọmọ 500 naira ní méjèèjì wọn màjálà wọn ẹ̀bá wájọ̀ rá ní 1 million ẹnìkan ti bá wà rá ní 100,000 lénìí ọkọ̀kọ́ fún 150 ó tún wá fún wa ní dọ́là 1,000 dọ́là tó fi rà á ọlọ́run sí yọ̀dá lé kékeré kan fún wa lẹ́gbẹ̀ẹ́ ní kí ó ta ọ̀rà ní orí nígbàtà sí tàádé síta afẹ́ tún sí káwọn ọmọ ọmọ gbíbẹ̀ ọmọ kẹ́kọ̀ọ́ mẹ́ èyí ni ọ̀nà wá lọ́wọ́ a ní di block a ní di cement a ní di owó a ní di irin gbogbo tẹ́ bá ní lè fi kálukú náà máa wá bá wa kó sówò kọ́bọ́lọ̀ sòwò lára wa ọlọ́wọ́n sọ ilẹ̀ sàrè ìbẹ̀ bára ọlọ́wọ́n sàfà ọmọ ìjì bẹ́ẹ̀ lọ a ní àwọn bí mélòó kàdá fẹ́ fún ní ẹ̀bùn náà àfàlẹ̀ kí ó àtàwọn ọmọ kí ó tí wọ́n fi dáadáa káwọn kẹbùn nádà ṣe ti rí ọmọ ní ṣe báyìí mo rò pé kílẹ̀ fẹ́ sí àdúrà ọlọ́run jẹ́ kí a rí àbàbá pẹ́ ọlọ́jẹ́ ọpẹ́ o kò ní pẹ́ pẹ̀lú gbọ́ ọlọ́run jẹ́ rí àbàbá pẹ́ ọlọ́run jẹ́ bá sálúkẹ̀ mọ́ra ẹ̀yìn amúrú wà ní mọ́ra àwọn bá sọ orí rí fún ọlọ́jẹ́ ìtúrí rí káàmà fún tó sọ̀rọ̀ sọmẹ́ta ma ń gbájíyá wọ́n sì ní a máa sí àwárí tí ọ̀dá abẹ́ ká máa sí ò tó rárá ń ta ẹgbẹ́ àkùnrin Gbogbo ara wá sórí rẹ̀ lórí orí bàbá rí. Àdúrà yẹn yá sí. Àwọn bàbá mẹ́sì àdúrà. Àdúrà ẹni tó bá gbogbo àdúrà lẹ̀. Àmá gbàdíà gbàdíà yóò tún dàbẹ̀ pé wàhálà wọn pọ̀. Ah. Ẹjẹ́ ìgbàdúrà kan. Àwọn ọ̀rẹ́ ti jẹ́ ìgbàdúrà kan ní ìfẹ́ Ẹ̀sàmí jẹ̀máà ọmọ iná tẹ́ fi síbò mí ìṣọ́ lálùbáríkà pẹ̀lú ogun ọ̀pọ̀ ní jàmáà ọgbọ̀n tẹ́ rán fún ọ̀yí àwọn òbí tí wá náà rà ní Ọmọ yóò fún ìrìn àjò ní abẹ́mọ̀tọ́rọ̀ ẹ̀rọ ìṣẹ́yà tí ọ̀rọ̀ náà وإياك فرد كما يسمى البيت كلما ولكي فيها نصب على رياتكم أكيد وقعدوا على رجالنا فنظرنا وقلنا الله إلينا ذل الجلال الكبير وقالنا وقلنا دمير فدادا بعذاب السيء نقل لنا الغلام في قواني بعذاب السيء إن الذين يخشون ربهم بالغير لهم وكان قرار يجري كتب تجلهم ربهم يارو به إنه على لسان الصدور وكتب أنا الواجه الله وصفوني في مناكبها قلوب السيوائي إذا يتمر أمر قبل سماية عليكم لقد كذب الذين من قبل وقال النكير ولما فاتحا ويقول ما يمسكون إلى رحمن نبي أترف الإجياء أولا الذي ولد لكم ينصركم أترفا ويجب تطلع أترف مركب فما يمشي أترف قيل متشكرا

afẹ́rẹ́fẹ́rẹ́ ni wá Ẹjẹ́ agbọ́nugbọ́ká sí ààrẹ ọjọ́ agbọ́nugbọ́ká sí ààrẹ Bọ̀láyà Muhammad Yàúdà sánlá alámọ́jẹ́ arápadà sí búlẹ́rẹ́. Àmìnà. Gbogbo ọlá mímọ̀ aláìsìn tí ń bẹ ní àká ìka àkóso ọlọ́mọ́jẹ́ bàjẹ́ láìláì. Àmìnà. Gbogbo tí wọ́n sì fi ń sọ lánàá láwọn màláíkà tí wọ́n ń bẹ lára wọn ọlọ́dàkù mọ́lẹ̀ wọn kò lára wọn. Àmìnà. Gbogbo tí wọ́n gadé lọ́dọ̀ ọlọ́run sẹ́nìkan ò lè wúlò fún aláyé àtàrí àwọn ẹgbẹ́wà mọ́kànsí nóòlù islam alamọ́jọba ìrẹ́lẹ́ gbogbo àwọn tàà ti jáde mẹ́ta ti dẹ̀yàn alamọ́jà kú mọ́ bàbá ìlọ́wọ́ gẹ́gẹ́ ni owó kò sí jù báyìí lọ gbogbo àwọn àbúrò wọn tẹ́lẹ̀ wọ́n lè kéwà bá ń kẹ́lẹ̀ jáde náà ọlọ́run adákun alámdẹ́kun àtìyàn ni jẹ́ kí wọ́n náà bẹ̀rẹ̀ àti àwọn àgbẹ̀lẹ́gbẹ̀ àwọn بباب السر السر لمن فضالك ربي من درجي بحقيقة كلام اسمع ربي وبنور النور المنبلجي بأمائر كنت به الأنبي محمد من جاء بالبلد وبسر القرب كذاك الهد وآل الجسد المنارج وبما أجرت من الأقوال بما فيهن من العرج وبآل الهي وبهجاته وببار القدرة والمرج وبسيط الوصل واللطافه بجساس الأنس المنتسج وبقرب ذي بلواك كداوى حياتك ليس بمنسج بتجلي الليل وعالمه وظلام الكون كما السبج بمنازل أفلاك وكذا بمطالع يا ثم البرج بالعالم من بهم كل الخيرات إلينا يا يسر وجبرك سريد رجال أكون بوصلك مبتهجي وقلاك لا الردوان على سبيل ذي هدك إبهجي وامناك دين بابك يا مولاي وعجل بالبرج يا رب به وبآلهم وعجل بالنصر مع البرج يا رب بهم وبآلهم وعجل بالنصر وبالبرج وصلاة الله على الهادي وسلام يهدى بالهدى لمحمدنا ونعمدنا ما باعكم بمرجيه وعلى صديق خليفته وكذا الفاروق ابو البرجي وعلى الآلار وأسرته وكذا الأولياء للأبدي ما مال المال وسار السائر وسار السائر ومال الحول إلى الأرجي يا رب بهم وبآلهم وأجل بالنسر مع البرجي ألم نشرح بسم الله الرحمن الرحيم ألم نشرع لك سرك ووضعنا عنك وزرك الذي أنكر سهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا بردت فانصت وإلى ربك فارغب مولانا الشيخ آدم عبد الله العلي أهلا بحكمه مولانا بابا شيخ عبد المجيد عليه أهلا بحكمه مولانا بابا محمد الجامع محمد عبد الحميد bàbá àbá Muhammadu Jalo ẹlẹ́ha alágbàra kẹwọn bàbá àwọn bàbá wa ní àbàbá wa Abdulhamidi Abdulmajidi ẹlẹ́ha wọ́n ní bàbá àwọn ni wọ́n Bàbá Mọ́mọ̀dá Àwọ́dù ni bàbá di àbá ìjámì yìí, ọlọ́bà akẹ́ gbogbo wọn. Bàbá tí wọ́n nípa lára bàbá wa ti dàbá àti wọ́n ti bèèrè yìí, ọlọ́bà akẹ́ wọn. Bí ìyá ní bàbá àtìlẹ́tì àtìláwà àtìláwà àtìwájú, kúlúwọ́lọ́. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد Ẹ̀yìn ọmọ bẹ̀rẹ̀ yútùbà tí wọ́n kí lórí, kìí sọ fọ́ ní wọ́n pa ọ. Ẹ bá pẹ àfáà mi ní títí láwà ní ẹ̀tùbà tí àbáyà rẹ̀ tó ẹ̀kọ́ ní, kò ní kí yútùbà tàtà kan. Àwọn ẹ̀rẹ̀ wá járe ọlọ́run gbé yín gbàbí tọ́dá àwọn àgbàjìlẹ̀ wọn ara tí wọ́n fẹ́ sàgbàjìlẹ̀ rí wọn ẹlọ àwọ́pọ̀ ọlọ́run lérí ẹ̀bà ọlọ́run bí tọ́wà ọlọ́run lọ́jìnà ọlọ́run tó mi yógún wàwá arákùnrin àwọn ẹjọ́kọ̀ọ́jí àti bàbá wa àgbàjì àti bàbá wa fẹ́wọ̀n níta bàbá ẹ̀dàkùn àwọn àfáà lè tí wọ́n nára púpọ̀ afẹ́ fún wọn ní nǹkan kan ẹ padà ṣiṣẹ́ mi àmọ́ ẹ kọ́kọ́ bá fún wọn ní nǹkan yìí náà nínú àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ orílẹ̀ àbá kíyàn kú iṣẹ́ tá ń bá pẹ́kọ̀ sí dáa nígbò lẹ́kí kúsẹ́ ọlọ́run náà lóhun ó kíwà kúsẹ́ inna hadha kana lakum jaza'an wa kana sa'yukum mashkura sẹ́rẹ̀sára àkọ́kọ́ bẹ̀rẹ̀ lò kí àbàbá fún ní járíza lórí ìrìnàpọ̀ àfáwà àbàtà bùnìyàmínú sáàmà ẹ̀lọ́pàá lọ́tọ̀ Ọkà bá agbára tó <laughs> mẹ́kẹ́rù lórí Islam hmm. wọ́n ti ti wà níbẹ̀ tí wọ́n ń jẹ́ ipò yìí tí wọ́n jẹ́ olùdarí gbogbo lẹ́kẹ́wú hmm. ọ̀tẹ́ bàbá ẹgbẹ́ ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n láìlú gẹ́gẹ́ wọn ti yẹ wọn ti bọ̀ lọ́sàn àti lóru nínú ọ̀rùn nínú òjò ni wọ́n ti gbogbo ara tẹ̀mẹ́tẹ̀ ní ṣiṣẹ́ fún ọlọ́run lọ́dọ̀ ọba tí ó dáadà fà ńlá àwọn ọba tí ó dáadà fà ńlá wọn ti pé ẹkù iṣẹ́

Ọ̀sẹ́ni tí ó bí ọ̀rọ̀ láti rí ọ̀rọ̀. Àwọn ọmọdé wọ́n sí náà ni òṣèrè ọ̀sìn mọ́lọ̀ jẹ́ àmì àwọn ìrọ̀lẹ́sẹ̀ ìrìnṣẹ́ àárẹ̀ ní mẹ́rẹ̀ ìgbórí ìsìlẹ̀ àwọn náà ṣojú ẹ̀rọ ní ti tààrí fún ìṣẹ́ láti àìlóòrùn gbogbo ìṣẹ́lẹ̀ bá rí àwọn ọmọ ẹgbà rẹ̀ wílẹ̀ ní ọ̀pọ̀ ẹgbẹ́ mẹ́rin àbára mọ́ ìdáyẹ̀ ní gbẹ̀rẹ̀ ọ̀pọ̀ wàhálà náà àwọn ọmọ wọn tó kù ọlọ́mọ́rọ̀ ní kẹ́ ṣe pé ọ̀rọ̀ tí wọ́n bẹ̀ ní sí orílẹ̀-èdè mọ̀ sí ọgbọ̀n tàà fẹ́ kó ṣe fún wa orílẹ̀-èdè mọ̀ sí ń pẹ́lá ìṣẹ́

Àwọn ni ajá ló fi bàbá wọn aṣọ́dọ̀dọ̀ fún lọ́wọ́, ó torí tí bá ń lọ fún orílẹ̀ àjàkẹ́ ní àdíjẹ́ ní ìlọrílẹ̀ ọ̀fà ní àbújá ní àbáwọn olóòrùn. Òun ni ẹni ajá ló fún bàbá, wọ́n jẹ́ lọ Nurdin Abdussalam. الكريم الأستاذ إسماعيل يوسف الأستاذ إسماعيل يوسف نعم أنا كما صديقا Ìlọrin ilé ìpèdé màṣọ́mọ́ ìlọrin ilé báwà yìí. Ẹni ẹ̀rẹ́ ìpọ́nrẹ́ àfáwà Ìsmail ní pé, àkọsí orí ẹlòmí.